النمل والحبيب والرشاد اليسر ولا أعطاك الله بالعلم والتقى فمشاكي بك هدى صلى وجهه لهو صلاه كلا قد أساس الله سلطان المتقى Nílítà méjò ìyànà sí ìbàgbé ìbànà. wa wà rámútàásàbíà, kàmù omi yé ló máa mú kọ́mù tàdá, توفي منا طافنا لهم ويرجع يا نسيم الخير يا داودنا أنت تدعو بالدعاء محتاجا وروحك الله من شر الرجا وجزاك الله خير الجزاء بالنجاء والصلاة والفلاح ثم بهدي الأيدي إبر المصطفى ثم بهدي لقد جاءكم الإسلام بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز علي ما عنتم عزيز عليكم بالمؤمنين رؤوف رحيم فإن الله فقل أمسي الله لا إله إلا هو عليه التوكل وهو بسم الله الرحمن الرحيم إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب البيت الذي يشربه من سوء وآمنه من عوف آمين صلوا على النبي الكريم Thank you. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لا ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله وعلى آله يا رسول الله خذ بيدي فتعداتي فأعبابي النبي خذ بيدي فتعداتي فأعبابي وتبع نبيتي إلو Gbogbo ewu ilẹ̀ tí ìnà lè máa sọ, wọ́n bí mọ́ àmàdù wa, lọ́gbà àgbàpè ìlà tàbí olè máa wà ní ìrànlẹ̀ ọjọ́ àmàrẹ mẹ́ta lọ́tàtà sí tí ìwá ìlú ìbílẹ̀ nínú wọn. Àjọ́bùrọ̀ ìlú ìyá

Àti ìjáàkù òkúrẹ́ olóòkun yìí bá àti ìlẹ̀rù, èdè tó yìí àti ìjáàkù táà ló àwọn. Sọ́tọ́ ẹ̀rọ bàbá ẹgbẹ́ òmìnà yìí, bàbá bá yà wàràkátù bá ń tó sì tó àdíyà òwúrẹ́ lẹ́sọ̀tọ́ lẹ́lẹ́lẹ́ Omi ìrí ìlọ́nà wọ́n lọ bá ìrìnàjì ìgbò ti pé pẹ́lẹ̀ ìdíjí pátápátá alásúrò lè sí ìrànlẹ̀ ìpẹ́lẹ̀ ìrìnàjì ìgbùmọ̀ sí ti pé pátápátá lẹ́rọ yàmù wọ́n máa Mo ní lọ́lọ́pẹ̀ lọ́rùn nínú tọ́lìgbà pé ìbòbòbò láàá nínú tọ́lìgbà yìí ni wọ́n ti ìdẹ́ wọ́n lè wá ìgbòrò wọ́n ní ìrọ̀ lọ́pàá lórí wá ní ìbápa rẹ̀. Fàtíwájú ẹ̀ká tó tọrọ bíbí ìrànlọ sí Mẹ́bí ìdàtúwá nígbà ẹ̀bí ìdà. Wọ́n tàbálé ọ̀rọ̀ bàbá jù ẹ̀ká mẹ́lẹ̀ ọ̀rọ̀ wọ́n lù láti rí ìwò pẹ̀lú àkèkèrí tọ́lá ìrìnbá ìlú àjá ìrìnà pẹ̀lú ẹ̀sìn ilé ìlàmú yìí ẹ̀sìn ọ̀nà tí ọ̀tà wá lẹ́ẹ̀sìn inú ọmọmọ ẹ̀sìn Pẹ̀lú tí wọ́n mọ̀ tọ́, wọ́n rárùn-ún àdúgbò wá, ṣẹlẹ̀ ọ̀rọ̀ Láàrín

يا رسول الله يا رسول الله يا رسول الله يا رسول الله يا رسول الله سلام الله عليك سلام الله عليك سلام الله يا إمام الله الذين يعرفون رسول الله Kàmílì bá lọ́pù kọ́kọ́ àgbàdáadáa, àgbàdáadáa, àgbàdáadáa aláàmùjọ́ ọ̀rọ̀ sọ̀lá ẹ̀ẹ́sì pẹ́ jíjẹ́ ìwàdínà lẹ́yìn Muhammad gbogbo ẹ̀yà bá ẹ̀yẹ̀ ni ọlọ́run ìmáàmù ẹwà áàdì láàrin yàtọ̀ ìṣàkàlà àbáwádálà àbábálágbégé Sáàbá sáàbí náà bàbá láti jẹ́ dáadáa ní ìwòsí pátápátá ní inú àwọn tó rápárá nàbí yìí. Ní bàbá láti ti ti tó bá tó ọgbọ́n náà inú òjíjò láti gbé ayé bàbá ti jẹ́ àjíyà ní wọ́n náà àgbà ìsìn ti jẹ́ àjíyà lọ́dọ̀ ọmọ ni bàbá. Bàbá dáadáa láti ọlọ́mọ́bà jẹ́ àjíyà gbọ́lá Gbogbo Gbogbo ẹ̀yẹ yẹn ọlọ́run, gbogbo ẹ̀yẹ afáwà lálẹ́fà. Láti gbogbo kíbi tá ti pàdé, táwà dáwọn pèpè ọlọ́run pàtàlẹ́ Muhammad lára afá Ibrahim. Ẹni mọ́lù yìí, inú rẹ̀ lọ́dún púpọ̀ pẹ̀lú bá ti rí àti àpọ̀lẹ́tẹ̀ ẹjá àti òṣèlú kìí káfíkún táàmà ìyáwá sí ká sì gbọ́ yìí tẹ́ fi gbọ́ alọ́lọ́wọ́ kápọ̀ owó jẹ́ ọ̀nà Muhammad. Àbá ìjọ̀rí láwọn tàbí mẹ́rin ni wọ́n tẹ̀lé ọ. Àbá wa tí ó wà Abdulhamid ìdí ogun. Àwọn ìmọ̀kátà wọn ni iṣẹ́ àmàlú gbogbo kàtàmù lọ́dọ̀ Alkọ̀bírí yẹ wọ́n ti jẹ́ àpapọ̀ ni. Dàárù àti alọ́tọ̀. Bàbá yọ́ wá ti yọ́ ní báyìí káàkiri, wọ́n náà pàdé ẹ̀sẹ́bì káàkiri ju àpò láwáyé Èyí táàrí ní ọmọ jẹ́ àtún ọlọ́run ìfẹ́ ọlọ́run gbogbo olúwa ìlú jẹ́ báyìí. Láàrín àìsàn wà wọ̀n àkàkà لا إله إلا الله ستقال بعد ما يقول gbogbo àgbàbàtà tí ó pè ní ṣàkùnwà bàbá ẹgbàbìnú pẹ̀lú padà ẹgbẹ́ wá jẹ́ ìtòkó ìtòkó tó lẹ́sí bá sí ìjọ ti fẹ́ bàbá wá bẹ́ àwọn àtúkùn tó dàdà Muhammad àti àgbàmọ́ bàbá àti lọ́dún àti ogbẹ́ yóò pẹ̀rẹ̀ ẹ̀fà nábìlì àti ọkùnrin àti ojúṣẹ́ ìjọba àtúlówò níṣẹ́ ọwọ́ pẹ̀lú ọgbọ́ ọlọ́wọ́ àti ní fífà ló jẹ́ pàdé lọ́dún ìdúró láàrín pàdé gbogbo ẹ̀yà pàtẹ́sà sí kiri ẹ̀tẹ́ ara rẹ̀ nítorí ọlọ́pàá náàbì àti mc wa náà àti ilẹ̀ káwọ́ tó ń fi ráàyè ọkọ̀ ti gbogbo náà nàkíbù ni ọkọ̀ nàkíbù jẹ́ kó mú sáré àti olùgbòrò máa tọ́jú láwà ilẹ̀ kalẹ̀ àwọn ìsànú láwà lásán torí kò ilẹ̀ ní ọba tí pọ̀ àìlúlòkòlò ìdílé tí wọ́n mú wa àpọ̀tọ̀ tí jẹ fújẹ ìdílé náà ó sọ kalẹ̀ lé rípa mọ́rí lọ́dọ̀ bàbá àgbàntọ́sà lára mú ya kárírà ọlọ́mọ́jì àtínà àwọn àpìlẹ̀ wa náà Allah Allah Allah Allah ẹ̀pọ̀kọ̀kọ̀ ẹ̀pọ̀kọ̀kọ̀ ẹ̀pẹ̀ ayé ìṣẹ́lẹ̀ ọlọ́lọ́ ẹ̀pọ̀ tó sí àṣìrákà wájúwájú wà ìkọjá tàbá bóyá bá ti yóò lọ́wọ́ èyí tó dùn mọ́lọ́ tàbí tí bàbá wa tí àwọn tàbí ìjá ìmọ̀ ti pàdé ọlọ́run òun labẹ́sẹ̀ yìí àwọn Allah Allah Allah la ilaha illallah Allah Allah حول أربعة لا إله صدقا إلا الله الله الله لا إله إلا الله الله الله لا إله إلا الله الله الله الله لا إله حقا إلا الله الله الله الله الله إلى أسد قبل الله الله الله الله الله Ẹ̀yìn obìnrin ẹ máa wú ẹ̀fẹ̀ kọ̀mpútà ẹ máa wí ọlọ́run jẹ́bẹ̀ ọba tí kọjọ́gbogbo ìrìnàjò ọ̀fẹ́ ọba ní ọ̀pọ̀ ọ̀fẹ́ nígbàtí ọba sí gbọ́ mọ́ ọba dáwọn àtàkùn pẹ̀lú ọba láíláí àmà Láti lọ rẹ̀rù wọn, ìjẹ́ lọ́wọ́, wọ́n ní pàdé ìyá, wàbí ní ẹ̀yẹ́, ìfúnṣẹ́lẹ̀ ẹ̀rọ gúúlọ, láàrin ìdíjúlọ, wà lẹ́yìn, láàrin ẹ̀rọ wọn, àwọn àwọn Thank you. جئنا المريا بظهور امتحانا يا علي يا ابي محمد يا من قلوب الناس فأنا

الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله

الله الله الله الله لا إله إلا الله الله الله الله إلى سجل الله لا إله إلا الله الله الله الله لا إله إلا الله وحده يجوها وفي يده إيجابي يبلغ لك الله هذا واحد كبير àwọn Yorùbá láti sí àwọn Yorùbá dáàrí ẹ̀kọ́kọ́sà sí ilẹ̀ ẹ̀lọ́pọ̀dà pẹ̀lú ìgbóra ni wọ́n ti náà sílẹ̀ sí mú ẹmọ ìjọba ọlọ́dọ̀ ọlọ́run torí bá àkọ́lá sọ̀rọ̀ ọlọ́run sọ̀rọ̀ gara kó wa iṣẹ́ àwọn ọmọ ọlọ́run láti wá jẹ́ bí àwọn òkú ìlú ọjọ́ ìgbẹ́ sí ìrìn wa àgbésí àwọn ẹni ọlọ́run ìtọ́ ọwọ́ ìtọ́ wá èyí ni ọlọ́run nítorí pé kí kẹta ọlọ́run fi àwọn tí ọ̀kankan rí òkìkí àwọn ẹni ọlọ́run kọlọ́dákùn mọ́jà ti ti alọ́pọ̀ ìgbóta tó kádàrà wọn nínú àwọn ẹni rẹ̀ àwọn ẹni mímọ́ tí ò lè sí dọ̀tí lára lọ́lọ́ rẹ̀ lọ́gbọ́n wọ́n á ti ayé ọ̀fún wa mẹ́jà gbọ́nà àrábìrí sí wọ́n kó fún sáwà lè kódà mọ́ fáwọn fáwà lè wọ́n sì jẹ́ ó yóò yàjẹ́ ìjàlọ́lá pẹ̀lú ogun ọlọ́run ìgbà tó tó ti ọlọ́wọ́ tó jì wọ́n ọgbà àwọn tó tó jì ọlọ́wọ́ tó jì wọ́n gbogbo òṣòro rẹ lọ́wọ́ sọ di àkùjà ọlọ́pàá rasulullah dára jẹ́ fún wọn lọ́wọ́ láwọ́ Ẹmọ́ ìgbésẹ̀ kẹsẹ̀ kẹ́ Fàtàkì Mọ́hánmà, Ràbáná, ọba mi jẹ́ ọkárí tọmọ ilẹ̀ ìpínlẹ̀ látàrí títí gẹ́gẹ́gẹ́gẹ́ ọ̀yá ìgbẹ̀sìgbẹ́ ọ̀láàdì ìgbẹ̀mọ̀lùmọ̀ ọ̀pàá ọba ربنا ظلمنا يا قلبي فغير مالك إلا ما يتبدل أما ربنا ظلمنا Ọ̀gá mi, ọlọ́pùn ní wọ́n káyé ìtọ́mú ẹni ìjọba bẹ̀rẹ̀. Ọ̀gá mi, خاف أن ربي تعالى منك لا إله إلا الله أنا دين وأنا خاف أن ربي تعالى فهيا لا تعرف القيامة Thank you. Títí lé kìíyà máa. Mọ̀mí ní ẹgbẹ́ ìjọ́lẹ̀, látàrí lọ́wọ́ pàmítà tẹ́jì a ti tí wọ́n tún tẹ̀bẹ́ yìí káàkàbà wọ́n sápẹjù tó tẹ̀rẹ ọlọ́gbọ́gbà tí lára káwà fi ọ̀dọ́ tí wọ́n káàkiri kọ̀m̀lìtì iṣẹ́ iṣẹ́ tí ń bá bọ̀ alàkọ̀ọ̀dìríyà Bàbá sápọ̀ kọ́ọ̀rì, ó ní ìtọ́pọ́lọ̀ ìtàpọ̀ lórí ìdúrọ́lọ́dún nàbáyìí. Àmà ẹ̀sẹ̀ àdúgbò gbogbo alájọ́ pé bára kèdè záríà tàbá kèdèlẹ̀ àwà tìkò àwọn amúlàpá ìgbẹ̀lẹ̀ yọ́ àwà kèdè kí ni sáà lọ́gbàájì ìṣọ́gbẹ̀ áfìkè orítúbà gbogbo rẹ̀ ti ná lówó ẹmọ́ fi kéré o ẹmọ́ fi kéré ẹ̀dàkùn àwọn òbílẹ̀ ẹ̀ṣẹ́dà tẹ̀lé بسم الله الرحمن الرحيم أما يتفاعل الذي هم به مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل لهم هذا وأعلناكم أفواجا وجعلنا منكم وجعلنا الليل بساطا وجعلنا النهار معرفة وبنينا فوقهم سجدا وجعلنا سراجا وهاجا وانزلنا من الموجبات ماء سجاجا لتسكن فيها وابدا جنات الانفاقا ومن يقرأ الكسور فقد أحوالا أخيرة الجسال فقالت سراما إن الحمد فقالت بسولا تبقى من العالى فاستغفروا بآياتنا كتابا أسيروا كما تسيركم إلا عذابا ألا يرعنا دعونا وكافا لله وعلمهم في أمد وعلمهم لسان ربك ورسالة في السماوات والأرض والرحمن مالك يوم يمرون والملائكة الصفا لا يتكلمون إلا ما أذن له الرحمن يقول ثوابا ذلك اليوم الحق فمن شاء فليؤمن أنزلناكم عذابا قليلا يوم يذكر المرء ما قدمت يداه ويذكر الناس يا عيسى في الجلال والرحمة أزل الله أزل الله أزل الله أزل الله أزل الله أزل الله أزل الله أزل الله أزل الله أزل الله أزل الله أشهد أن لا أشهد أن لا أشهد أن لا محمد لا إله إلا هو الحي القيوم أشهد أن لا محمد لا إله إلا هو الحي القيوم أشهد أن لا محمد لا إله إلا هو الحي القيوم أشهد أن لا محمد لا إله إلا هو الحي القيوم

متى ترسوها أو متى ترسوها أو متى ترسوها اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم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

إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله أولك ولكن سمعت الحمد والشرف Thank you. تتلوي الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله إلا الله الله الله الله إلا الله الله الله الله الله الله الله الله الله الله

الله الله الله الله الله الله الله الله الله الله الله Gbogbo àwọn akẹ́kọ̀ọ́, àwọn àkàtí ẹ̀sùn ìsáwọ̀, àti wá tó búrú ní ẹ̀kẹ́ máa lọ lé ìtàṣẹ̀ ní iṣẹ́ iṣẹ́. Sí àwọn ọmọ bá wá ní ẹ̀dá fàájú tẹ́ra mẹ́fẹ́ ọlọ́dọ̀ọ́lọ́ pẹ̀ bá dájú bọ́lọ̀ lóòjì pẹ̀ sábà sí pèlè ẹ̀sìnmọ́tọ̀rọ̀ àbúrú ẹmọ́rùn ún ní ẹmọ́rùn àbúrú sọmọ làkéjì tẹ́ẹ̀ bá jẹ́ wà ní sọmọ làkéjì ní táàrù kọ́lọ̀wọ̀n ní ṣe dáadáa yóò ṣe ẹjọ́ rẹ̀ àwọn olùgbé النبي صلى الله عليه وسلم أنا أدعو أنتم مؤمنون بالإجابة أتيا يوم أجل أن يجب يوم أجل فإذا دعوتم تنبان سنساتوا فأذنوا فسيقوا قاري كاريكو فتنموا ẹjọ́ kára ẹjọ́ kára ẹ̀nà sí ìyọ̀ ọ̀kẹ́ ọmọ àtàtà lọ́pẹ́ kọ́lọ́run ẹjọ́ kọ́lọ́run pàájẹ́ pátáwàdà ẹgbà pé ó rí rẹ̀ kò sí tó lè lọ́lọ́pọ̀ kò sí tó lè lọ́lọ́pọ̀ wà á lẹ́mọ́ àtàlọ́mọ́ àdàkùnrin ṣe ìpẹ̀lẹ̀ وما ذلك على الله العظيم إن ذلك على الله يسير ọlọ́ọ̀bá tí sún tó jìnà tó sí jìnà agbé akúrú tó súnmọ́ ní agbẹ́jìnà kọ́sàtí abúrújìnà sí ọlọ́wọ́ owó tó jìnà dáńpà tó òtò wa fi elé lọ́kùnrin mọ́ lọ́lù kọ́sàtí fẹ́ Nítorí Kájá Muhammad, nítorí Láàrín Àìlá, ìwọ ọlọ́run tí wọ́n mọ́ tí yí padà fún wa jẹ́ ọmọ àṣẹ dáadáa fún wa ọmọ jẹ́ náà rọ́bà ọmọ jẹ́ náà rọ́bà àwọn èyí ọlọ́run Muhammadu rọ́rọ̀ بسم الله اللهم اغفر بسر الرسالة وبسر الرسالة الذي هو وأنت هو لا إله إلا أنت احتجبنا بنور الله وبنور عرش الله وبكل بسم الله من عدونا وعدونا ولا شفاء ولا قوة إلا بالله ختمنا على نفسنا وعالمنا ومالنا وولدنا وجميع ما أعطانا ربنا وبهذا من الله القدوس العليم الذي ختم به أكثر السماوات والأرض أحسن الله ونعم الوكيل أحسن الله ونعم الوكيل أحسن الله ونعم الوكيل ولا حول ولا قوة إلا بالله العظيم آمين أعوذ بالله orúkọ lọ́wọ́. Allahu ya Allah ya Allah. Allahu ya Allah Allah Allah Allah مديون مديون بنبي ساعة بنبي هدية ما يكتسب ساعة Tí ń bá tẹ́lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ ìwà àti ẹ̀lẹ́jẹ́lẹ́wà wọ́n tẹ́ alọ́wà tí wọ́n wá jẹ́ alọ́wà wọ́n nínú sáháwì nínú máháwì wọ́n wá tọ́sí sáháwì ẹmẹ́ ọgbọ́ tí wọ́n ń yìí Ọlọ́wọ́ ẹni tí gbogbo ọmọ ọmọ sáájú ọba gbogbo wa yọ́lẹ́lẹ́ orúkọ pẹ̀lú rẹ̀ pẹ̀lú pọ̀ rẹ̀ Ibẹ̀ ti àdúgbò ọ̀pọ̀ ọ̀rọ̀. Ọmọ ọlọ́nà àpàdà pàmà ọ̀rọ̀. Ìmọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀pọ̀ الله Ọlọ́run nínú ọlọ́run ni wọ́n ti yọ kọ̀mọ̀tà wá nínú mọ̀kìmọ́nà ọlọ́run ni wọ́n ti yọ fóònù wá nínú mọ̀kìmọ́nà ọlọ́run tó àlùkọ́mọ̀rù ti sí ìràwọ̀ Àti ti fárọ́ tó rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ìjẹta àpòrùfẹ́ ilé àti náà àti ọlọ́run Àbíkẹ̀ ìwọ́lọ́run tó kún tó àtàwọn ìlú ọlọ́gbọ̀n ọ̀sẹ̀ bẹ́ẹ̀. Bí ìjọmú ilẹ̀ ìjọmú ilẹ̀ fara náà yìí. Mọ́rànlá kan fara mẹ́rin pẹ̀lú ọ̀hálà ìjọmú ilẹ̀ ìjọmú. Ní àbábẹ́ lọ, mọ́rànlá ìlú lọ, tọ́bá jẹ́ kan, ìyọ́ ọkọ̀ sí àlọ́wọ́ yóò bá wọ́pọ̀ sí mọ́rànlá ìfìrádì ìfìrádì lákọ́kọ́ níbi láìlá ìlọ́wọ̀ àti àṣàká kò lè gẹ́gẹ́ mẹ́jọ kó mọ́ yóò bá láti sì rí nígbàtí sì rí bá wọ́ yọ̀lá ẹ̀rẹ̀ àbá àkàtà ألا ألا بإذن الله تطمئن القلوب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله الله أكبر ألا ألا ألا بذكر الله تطمئن القلوب الذين آمنوا وعملوا الصالحات توبى لهم وهم الذين آمنوا وعملوا الصالحات Ọ̀nà àtọ́kọ́lọ́ ṣe tó wá ń gbé ìlàwọ̀n. Bàbá ti mọ́ lọ́wọ́ ń sáà bèbè gbọ́. Bàbá ti mọ́ ń sáà bèbè Bàbá ti ń fi yóò sí

يشاءون والذين هم يراءون ويمنعون لماء nípa pípẹ́kọ́ tẹ̀lé látọ̀ tó bá lè orí ní ìgbẹ̀ ọlọ́run bí ẹgbẹ́ tó ń pẹ̀lú ọlọ́run ní ìgbẹ̀ tó ayé oòrùn ẹ̀jọ́ ìgbàwà ìdọ́dọ̀lá gbígbọ́ ẹ̀rẹ̀ tí wọ́n dáhùn láyé ìwọ́lẹ̀ ìṣúná ọ̀gẹ́gẹ́gbọ́ ti ẹkọ̀ tí a lẹ́lẹ́ ìrìnà àánà mú àwọn tó bá tẹ̀ yí mẹ́rin tí wọ́n ti tọ́lọ́ kọ́dà tí wọ́n ní kọ́bọ̀ tí wọ́n ní tọ́rọ wọ́n tẹ́lẹ̀ ìrìnà ìlú kúrò ọ̀hún kìí ní ìrìnà ní jẹ́ mú yìí

ẹmà tó ṣe kiri ní dáadáa ẹnẹ̀kan ní lórí ní ọlọ́pọ̀ ọ̀rọ̀ gbogbo mùsùlùmí tó bá ní ẹjọ̀pọ̀ gbogbo mùsùlùmí tó bá ní olúfi ìjọba ẹ̀yà alábọ̀bìnrin lẹ́bá ní ní kàtọ́bà ẹ̀rù ọjà ìlara ẹ̀ká láti ní lólẹ̀ Àwọn ọmọ tó gẹ̀gẹ́ bá àti ẹgbẹ̀kan sáà fún gbogbo ọ̀rọ̀ ọlọ́run tó sì wà, ọlọ́run ni a máa yẹ yẹ yìí, sáà Kọ́lá ya lọ́gbà tẹ́ sí ti rí bọ́bá wọ́ra tẹ́ ikú nípa ẹ̀rù ẹ̀rù ẹ̀rù ẹ̀rù yíyàn máa pàpàá. Ẹ̀kọ́ sẹ́, àwọn inú ẹ̀yìn ọ̀rọ̀ láti ọ̀rọ̀, ìdí ìṣẹ́ ti inú ẹ̀yìn jíjì òdòdó ọ̀rọ̀. Ọlọ́run ti máa bí ẹni ẹlòmí ẹni ti jíjì kò ní pé lọ́gbọ̀dọ́gbọ̀ èsì. Èsì ti kọ́lé lọ́gbọ̀n. Ààlà, ní jẹ́rẹ̀ ìdíkìrì lọ, pẹ̀lú ìdárúkọ ọlọ́run, tẹ́tùmọ̀ yẹ́

ibi ti grow up ní àti kírèkì bú ó gbẹ́dẹ́gbẹ́ sí ọjọ́ fún ọjọ́ jíyà bí a bá jẹ́ ọjọ́ tó jẹ́ tó jẹ́ débi kan ìyà tó bá kúnlẹ̀ okó jẹ pátá ọmọ wa jọrọ̀ lẹ́yìn àmọ́ pápáyà ọ̀pọ̀pamọ́ ni ọ̀padà jẹ́ lójú alẹ́gbọ̀ jẹ́ láyé ìjọ́ ìjọ́ ìyẹn mélòó lọ́nà ayé ẹ̀dá àwọn ẹ̀yẹn mélòó lọ́nà ayé Àlọ́run Allah ọgbọ́ tí ó ń láyé ní láà ọba jẹ́bẹ̀ àti kìrì ìdúnlé nínú. Àti kìrì ìdúnlé nínú. Àti kìrì ìdúnlé nínú. Àti kìrì ìdúnlé nínú. Ìgbà bá dàbí kìrì àdúrà ọgbà. Àti kìrì ìdúnlé nínú. Bàbá dàbí kìrì àókọ̀ nílá. nìkan tó fún ọjọ́ ìjẹ́mù yìí ẹjẹ́ rí wọn, ẹgbẹ́ sùn rí wọn. Ẹ tẹ̀lé ọ̀gá yìí Òun náà lásán sọ pé gbọ́dọ̀ tẹ̀lé jáfẹ́ kọmọ̀ òkú owó ẹ̀jẹ̀kú àwọn ọba ti wá mọ́ta wà láàrín ẹjọ́ tó wọ́n bẹ̀rẹ̀ nílẹ̀ gbogbo ìlà àwọn ìdílé kò sí ìfẹ́kà tó lè yíyàn lọ́wọ́ ọmọ ìrì ayé tó bá bí ọlọ́run ọgbà mi lójú bẹ̀rẹ̀ bá tán lókùn ẹni tí ọba tẹ́ ìfẹ́kà

àti ọmọ ọlọ́run ọ̀kọ́lẹ̀ o àbámọ́tẹ̀ dìbì Bàbá tí mẹ́lẹ̀ iná àtọ́jẹ́ bàbá wa jẹ́ bàbá ní ẹ̀rẹ̀ lọ́rọ̀ tó fún un. Ọlọ́run wọ́n ti mẹ́lẹ̀ àgbésù. Àbá àjọ́ ayé, ọlọ́run dájẹ̀ fún ọba ìjọba mọ́tẹ̀ síwájú yóò èyí ó mú tán ní ẹ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ gbájú bá táwọn àwọn àgbàrí ó ti rójú <laughs> ọmọ nígbà mọ́ lè mọ́ sí ẹyọ àgbàdájì òǹgbọ̀ lágbàrí padà àwọn ọjọ́ Pé àdájọ́ ọmọ ọmọ ilé ọ̀dọ̀ ọmọ àgbàmọ́ ilé ọ̀dọ̀ ìdìtàrí fún bẹ̀rẹ̀ àpàdà àárọ̀. Àrábíwá lọ́pẹ̀ẹ́ تحمل مني وسلطاني وغير مني سلطاني ضعف أقوى تاري ومهمن Ìwọ́n lọ́wọ́ ìyá ìgbògbò ayé ní ọmọ ìṣẹ́bá ìtàjì ẹ̀tò ìjọ ogun ẹwọ́n gbọ́ àrẹ́bìnlẹ́yìn ń kọ́ nílẹ̀ lẹ́yìn ìtù gbogbo akọ́mọ́ tí ó wọ̀ Gbogbo ìrọ́mù ọba mojútó kí ń pàwọn jẹ ọ̀tá àwọn ọ̀tá àti sáàrẹ̀ ọ̀rọ̀ tó gbogbo. Àbọ́rẹ̀ tí wọ́n wà. Mo ń tọ́ ẹ́ pàlúlú àwọn ilọ̀ lórí. Àwọn àbá náà ń láìsí ọmọ méjì bọ̀ rẹ̀. Ní Aláàrọ̀ mọ́fà tí ó lè bí ọdún yìí, sọ́rọ̀ ọ̀gọ́rọ̀ kí jẹ́ ìsàkàrà, wọ́n bá fi kọ̀ọ̀kọ́ bá sọ́bẹ̀láyé yóò, àwa dáyàrà pàtẹ́ mìíràn, bí a máa sọ Ọlọ́run ti ṣe táyé lò wọ́n, ẹgbà tó ń jẹ́ lẹ́nu ní ìgbó òfin Ewó tó wá bá dàgbà tí wọ́n fi kí lọ́jọ́ òun pẹ̀lú èso níjà ẹyẹ ìjọdí ẹ̀tọ́ níjà ẹmọ lọ jà ọ̀rẹ́ làwọn. Àwọn ẹ̀yẹn tó bẹ́sẹ̀ gan ní ọ̀rẹ́ ẹlòmíà ní ẹlòmíà jẹ́ yìí tó jẹ́ yìí àwọn tó ti sẹ́lọ́gẹ́sì wọ́n mọ̀ sí ara wọn kò ní ìdí ẹ̀mọ́ mọ́ ìkọ̀kan tí ṣiṣẹ́ ní lọ́fíìsì Tẹ́bẹ̀ làwọn bá wá ṣe, tẹ́bẹ̀ làwọn ẹni ọlọ́run sọ áta, tẹ́bẹ̀ ló ṣe, kí làwọn wá bá lójú ìgbà wá, kí la tó pamọ́. Asàmọ́lọ̀kọ́ tó dáa wáyé, láwọn akọ́ kọ́ bá ìdá Okolo ẹ̀lú, okolo ẹ̀lú. Ara ẹ̀ṣẹ́ tẹ́lẹ́tẹ́ yìí tẹ́tẹ́ tí kò tìtì. Àbáyé lẹ́yìn ẹ̀lú òun yẹ sí Wọ́lá ẹjá tún dáadẹ́ kápùsà kápùsì ní gbogbo láti mọ́tàdé àwọn ọmọ bí wọ́n dáa lórí dé lórí ìlàdé ní pé pàpàpọ̀ wá sí pé pàpàpọ̀ wọ́n fi sí kí tọ̀rọ̀ kéèyàn fún gbẹ́sọ̀ jẹ́ mọ́gá Ọ̀wọ́ ilé lórí mọ́tàdé ìdílé ọlọ́run kò fi dáa tó àfikún ọ̀la. الذين والذين يراءون ويمنعون المعروف Fáni kí ní ọlọ́lẹ̀ ọkùn tí mọ́ sí ẹkùn tí ẹ̀sùn àti ayé yìí àkọ́kọ́ tààrùn náà Ìsìnkì bá rú bẹ́lẹ́lẹ́ ẹjọ́ ẹ̀ kò tí kò tẹ́lẹ̀ ẹmọ́ ti tó fi èèyàn ọ̀sún ọ̀dá sí sí ìjọba ìjọba ọmọdé kọ́rọ̀ mẹ́wọ́ ní sí dáadáa ìtàlẹ̀ ọ̀fẹ́ fún ọlọ́run lọ́wọ́ oníjọba ìjọba Àbọ́jú báyìí, ẹrù ìtẹ́lẹ̀ ìrẹ́pọ̀ àpá, ògbìyàn lọ́pọ̀ àpá ọgbọ́lẹ̀ ọlọ́lẹ́lẹ̀ ìlú ìpí àpíyàn láwọn, ń dájú ọlọ́run ti tọ́lọ́lọ́pọ̀ lórí òṣìṣọ́mọlúwà àti ọgbọ́jọ́ mọ́gbọ́mọ́ ìrìn tí ìwọ̀n ìdọ́lọ́mọ́ ní ìṣògbó lóṣù ìrọ̀rùn bọ̀ ìfẹ́lẹ́bọ̀ ọ̀làmọ̀làmọ̀ àti wá tẹ̀lé wọ́n sùn ìdájí ní àfá ànábì àti gbogbo àwọn ànábì àfá àti ọmọ kéwú tátúnni ìmáàmù tí kí léré tátúnni kàdájì tí ń pèrú ọlẹ́rẹ̀kẹ̀ẹ́rin tátúlọ̀tá ara láàpọ̀wọ́ àti tí ó kùn lára tí ó kùn lára tí ó lè tí èsì kéré wà ìwádìí ẹyẹ wọ́n ń wá ọ̀pọ̀ pàtàkì wá sí wọ́n ń gbé ìbájá

الذين أخذتهم فهو الذين هم يعلمون يعلمون يعلمون Ìtàrí ní sọ ókùn kè náà lọ́gbẹ̀lẹ̀ táwò níbẹ̀ ẹni gbogbo ẹ̀sí bá máa ipò tí ọ̀dá ọtí ọ̀dá ọtí ọ̀dá ọ̀tá àwọn. Orí ni ọtí ilé iṣẹ́ tó wò ní ìdáyé yìí bóòlẹ̀ ẹ̀sẹ̀ ẹlẹ́kẹjọ gbogbo ẹbí bá náwó tí ń tọ ẹbí fún ara ẹgbẹ́ tí ṣe tún kan jẹ́ tí náwó ẹ̀sìn ọdún mẹ́lọ ọdún mẹ́jọ Àwọn àwọn rẹ̀ ó kò ilẹ̀ tó gbàgbé lọ́nà ọlọ́run ọ̀rẹ́ rẹ̀ oníbẹ̀ẹ̀lẹ̀ ní gbogbo ẹni ní láàmà sí ìjìnà ọ̀rọ̀ ìyàwó ìyàwó àbúrò ìyàwó ọ̀rẹ́ ìká

Tó wá rí bẹ́ẹ̀, ẹni tí ọ̀bá ànájúwá bí ẹni tí láti ká, wọ́n wá ní bàbá kan bẹ̀rẹ̀ ìṣẹ́lọ́wọ́ tí mo ká dáàmà gbogbo dáadáa. Àtìmí náà àti wọ́n náà tó lọ́wọ́. Bàbá wa táwọn yìí ló ti bàbá wa lọ́mọ̀ lọ́wọ́ báyà kú lọ. Ó sì dé lẹ́sìn ojú ní wàhálà rẹ̀, ọjẹ́ lẹ́sìn ní. Gbogbo èèyàn lọ́jọ́ owó tí ní àpá ní ọlọ́run ní ọlọ́run jẹ́ ìjọ lára wà, ọlọ́run sọ ìjọ lára àdúgbò tó ní ọjà inú kan ní ti ìjọ tó kalẹ̀ ló ṣàdúrà wà ní àbáyé ìpàpà fún wọn lọ́wọ́ láti jọjọ́. Ọwá ilé ìjọba ọba ìdí òun sí ní díẹ̀ tó bá tán mẹ́kan yà tó sì dé gbogbo wá sí sí òun náà ni ìjọba tí ó sùn lọ díẹ̀ ìjọba tí ó sùn lọ sí sẹ́dẹ̀dẹ̀ ìgbẹ̀mọ́ yóò wo lóyìn ìjọba ìgbẹ̀mọ́ yóò wo lọ́gbẹ́ kọ́ mọ́ bà wó lù àwọn àgbẹ̀ pàtàkì ìjẹ́ ìgbẹ̀mọ́ bá wú bí wọ́n ní mọ̀ sí wọn mọ́kànlẹ̀ kò sí òṣèṣẹ́ jẹ́ náà wó lù ní bàbá tẹ́ mọ́ wọn Olóhun ìtàrí, àbájá ìtàrí, lọ wá jí mi lọ jẹ́ sí, ṣe á ọmọ ọmọ ní àrálọ́mọ̀ sí àwárá, ẹ̀ ìmúgbẹ̀mí rẹ̀ kò sí. Olóhun ìṣẹ́ torí kí ìbẹ̀rẹ̀ máa bà wúlò ọkọ̀ ọkọ̀. Ọba ọba bá kú sí ìjẹ̀rẹ̀ lọ́wọ́

mo ti sọ ìfún ó ti bàtà ọba gbẹ́dẹ́lé olùwàtà bá sọ gbogbo pàtílẹ̀ látàtẹni wá mú yí o mọ́hálì lérí táwà kan kàfàlẹ̀ ẹ̀yàn tó yẹ kébèrí káàkiri sí ẹ̀yìn kébèrí táwọ́lẹ̀ ẹ̀yìn kébèrí ìwọ́pọ̀ tọ́sọ̀ sí tẹ́lẹ̀ ní gbogbo fáìlì kébèrí wà tó fi rán akáàkiri òṣìṣẹ́lẹ̀ká ọgbọ̀n àbúkàtàdé ti wọ̀ alẹ́bínà àmàmà alẹ́bínà àmàmà wọ́n nínú ọ̀nà Ní alágbàrí ìjọ́ ọ̀pọ̀ sọ̀rọ̀ ẹgbẹ́ làbàtà tó ti gbọ́kọ́ ọmọ fún ìyẹn ilé pẹ̀lú lọ́sọ̀tọ̀ títí gbogbo àwọn ọmọ kéèkéé tàwà àpapẹ́rin ẹmọ́ sábàtù bàdé tó wá pàwó ní ẹbá ti lù bàdé ìgbẹ̀ tó rúkè ẹgbẹ̀ súnmọ̀ ẹ̀sọ́ bí òkú pọ̀ lórí ọlọ́pàá o bẹ́ẹ̀ kẹta tó bá ti ṣe o a ń sì wá sí bá pẹ́ ṣe o náà mọ̀ ìgbẹ̀ lọ́sọ̀tọ̀ títí ìyọ́ wọ́n kò jẹ kalẹ̀ láyé jẹmọ́ ní èyí fèrè ọmọ kàkàkàkàkàkà wọ́n lọ bẹ́ fà ọwọ́ lẹ́ àtún títì ní sáàjì bí àtún yẹ ọkùnrin ẹni ọba kọ́dùn jẹyẹ ẹni ọba kọ́dùn bọ́ọ̀lù ẹni kọ́dùn fíìmù ẹni kọ́dùn ẹwúrú ẹni kọ́dùn yóò kálukú lọ́kọ́dùn kankan lọ́sọ̀tọ̀ yọ́bọ̀ wọ́n kó ṣe ní ẹgbẹ̀rún kan lọ́sọ̀ ẹgbẹ̀rún kan lálẹ́ òun ni kéèyàn máa wá títìlò ìmọ̀háni títìlò ìmọ̀háni bẹ́ẹ̀ ni àwọn ìwẹ́wẹ́ ìtumọ̀ tí ó máa yí ọkọ̀ ọkọ̀ ọ̀rọ̀ ní ọ̀rẹ́ bí ọ̀rọ̀ àti aláti Mẹ́yàn láti ọba ìrọ̀ ọmọ òkùnkùn kan lẹ́yìn tí olùmọ̀háni, ọwọ́ kò sí olùmọ̀háni, yọ́ sẹ̀lẹ̀ gbogbo ìgbàjọ́ àṣírí ayé Ìbẹ̀ ló ti mẹ́mọ́ òkùnkùn, ló ti mẹ́mọ́ ewé lẹ́yìn ọ̀dọ́ ti gbọ́ ọlọ́run ní ọlọ́run tó léwé tó lè pẹ̀lú ojú ẹgbẹ́ mọ́ ìrẹ̀ pápọ̀ ìfọ́ndá. Báwọn àtọ́kọ̀ Ọlọ́run yóò padà fún ọ ní gbogbo ẹ̀. Ọlọ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò padà fún ọ ní gbogbo ẹ̀. Òun ló ní ọkọ̀ wájọ̀ ẹ̀yán kọ bá gba ọlọ́run láti lè kára tọ́ di ọ̀rẹ́ ọlọ́run yóò wá fún ọ ní gbogbo gbogbo dá. Tálábátá tó ní gbogbo òkùnbé láti rí ìlẹ̀gbẹ̀lẹ́pẹ̀lẹ́. Lẹ́yìn lẹ́yìn sílùú màání àti sílùú

òní wọ ọ̀rọ̀ bàtímọ́ òní wọ ọ̀rọ̀ mú sí fi ráàdì bá pẹ̀lú mọ̀kámá mú ọ́ àwọn ọmọ mọ̀kámá lù wọ́n tẹ́rí ráàdì ọmọ jáde lẹ́kọ̀ọ̀kan ńlọ́wọ́ ńlọ́wọ́

kéde jámù jámù jámù lásánà tẹ́ẹ̀mù àkámù jámù nígbàtí ẹ bá jẹ́ wà àjájì ẹnìkan ní wà wá ẹ̀mí lè ṣe pàlọ́nà òkúkú lọ yóò lè yáwó ilé ilẹ̀ àwọn ti bá tí ó àwọn náà náà yìí ṣe tí lè kí ìmọ̀lẹ́ tí ọ̀ṣẹ́ tí lọ́tọ̀ ló wá tẹ́fẹ̀mí òkúkò ló mẹ́lá àpapọ̀ mun bude din wa hata kama wa mu ajama wọn ni lọ bá lọ bá torí kí ó lè jì ó ti di tánù ó ti di ìsìkì bọ́lẹ̀ ó ti wá ti tánù ó ti jù yọ́ wá ti tánù yọ́ wá wá ti tẹ́bẹ̀ àti ọmọ tẹ́bẹ̀ àti àti yóò mọ́ ìdílé ọ̀dẹ̀dẹ̀ ìlú stéèjì lọ́wọ́ àti gbogbo fẹ́ yóò wá kó ní kọ́ntì rẹ̀ máa lọ́pọ̀ máa dápọ̀ rẹ̀ kí gbogbo ẹgbẹ́ dápọ̀ lọ kọ́ntì máa yọ wọ́n rẹ̀. Ọwọ́ ní Jámọ́ì tó jẹ́ nọmbà 3, nọmbà 3 yóò Yàwọn ìyàwó ìgbé àwọn èèyàn pẹ́lẹ́pẹ́lẹ́ kí ọmọ ọwọ́ wá àwọn èèyàn yẹ́rẹ́ ìtayé ọmọ sáfí ọmọ ilé ọ̀. Gbọ́gbẹ́gbẹ́ òṣè sáwọlé lórí tọwá ti lé jáde ní sí tẹ́tẹ̀lẹ̀fà ìlú tí yẹn

lábàá mọ́ máhàwù sí yóò sì máa sọ̀rọ̀ fáwọn àkàsọ̀ ọlọ́run ó ti kò ní sáháwù ó ti kò ní sáháwù ti wọlé lọ. Bàbá akẹ́kọ̀ọ́sẹ̀lá ti a máa sọ ọjọ́ méje tó wọ́n ní. Ẹgbẹ́ ìlànà wọn máa sọ ọ̀sẹ̀ méjì. Wọ́n máa sọ ọjọ́ máa lọ ọjọ́. Èyí tó

Níjọ́ tó bá tẹ́tẹ̀ òfílẹ̀ wà ní àti àwọn ọmọ Yọ́wà àgbújọ́ tẹ̀ẹ̀kẹ́ tí bá ń lò lè tí mú lọ lórí rẹ̀. Àpọ́sọ̀ tí ó méjì ọjọ́ èyí ń lọ wọ́n pè ní bí ìwà ìwájú ìsẹ́ni lọ wọ́n tí wájú bàbá. Wọ́n kan lọ lè tẹ̀ẹ̀kẹ́ lọ́bà wà ní àmọ́ lòlò. Bàbá ní ó látàrọ̀ oòrùn jíjíjíjíjíjí àwọn ọgbọ́lọ sí ní oòrùn iṣẹ́ bàbá ẹ̀lú máa dé èmi náà ó náwó àwọn bá jí oòrùn ní ọgbà ìrìnà pé tí kí àwọn òṣèlú oníbìsí wọ́n rí jẹ́ méjì bọ́ bá láti lùlù fún ìtọ́ ọ̀pọ̀ olùgbẹ́ni kan ló lé wọn lọ lé yìí mọ́ lọ lé yìí ọwọ́ àwọn ọmọ àwọn lẹ́yìn lẹ́yìn بالسهو والمهو وبالبعقاء فنائي ومرض لك فنائي بجامعي بجامعي جامعي بالفنائي فناو فناو بتنبه فناو الكبير فناو الكبير فناو الكبير

àmọ́ ẹlòmíì ń lọ yọ́wà nípa náà ò àdìjú sí ọ̀nà òkùnkùn sí wípé ọlọ́run yóò pọ̀ lẹ́lẹ́ àmọ́ ìgbà ní ọmọ ìdálà lẹ́lẹ́kùn méjọ ní ọmọ ìdámọ́ lẹ́lẹ́kùn àmọ́ bá láwọn olùkùnrin òun ní ìjàmọ́ wọ́n ti pè owó ìjẹun ó pè ọlọ́run ìjẹun lọ́bàá yìí bìrì ìgbàlẹ́gbọ́ bá pẹ́ àpá

Táwọn ìṣẹ́sàn àwọn ikú bá jà tí bá àti kí bí i ṣe ìgbẹ̀ pàyí. Wọ́n á mọ̀ pé ó ti gbóró ó ti dàrẹ́. Ọlọ́mọ́ta àwọn alábẹ́rẹ́. Ọ̀nà yìí bá bá ní bá ní ìkájúlẹ̀ kálọ̀ ṣẹ́ mi ò, ọ̀gbà kámọ̀ náà bí kí mọ́. Ọ̀gbà kámọ̀ náà bí mọ́. Bẹ́ẹ̀ ọba ti sọ́jà yìí, ọ̀wá ní ti jẹ́ fọ́ Kí sọ́jà tó lọ́pàá fún láẹ́ Wọ́n tàjẹ́ fò, wọ́n jọ wọ́n láwọn yóò lẹ́. Wọ́n bí bàtà lára wọn á pè wọ́n kò gbogbo wọn ẹ̀fì náà bọ̀ bí á lẹ́gbẹ̀ẹ́ lọ́nà yìí. Àkọjọ́ra wọn. Àkọjọ́ra wọn. بالموت قصيدة دائرة الموت وعلى دائرة المشيرة roundabout ní jẹ́rẹ̀ tí gbogbo ọ̀nà méjì borí sọ àgbàmọ́tọ̀ tó kí a mẹ́lẹ̀ gbogbo ìlúmọ́tọ̀ tọ́rin ṣápùpù Ebà, ẹni tí ń bọ̀ láti Ìlọrin, ẹni tí ń bọ̀ láti Kánò, ẹni tí ń bọ̀ láti Bolè tó àti Ìṣúra ìtọ́ ọ̀rìn, Bolè Ìṣàdóhùn Ìlọrin, ìlú tó bá wà fọ́rọ̀ wáyé. Ẹ́ pàtàkì, èyí tó wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n bọ́ tí ó wà jẹ́ pà àrin sẹ́ntà àrin sẹ́ntà ẹlẹ́mọ̀ láti ní ìmì bàtíyà ìmì jìjàníà ìmì ìjàbàtíyà ìmì ìlèdíyà ìmì ìgbàgbàtíyà ìmì ìjìnlẹ̀ Kí gbogbo ọ̀pàdà sí kí ní káàkiri àti lílẹ̀ wọ́n àti lílẹ̀ ẹ̀kọ́ nílẹ̀ ẹ̀fì ìwọ́n àti lílẹ̀ ẹ̀kọ́ ibi ojú rí àtẹ̀síra tọ́kọ̀ ẹ̀lẹ̀wà àti tuntun wà pọ̀tà ibi ìyẹn ọlọ́run yóò bá tó lè yẹ́ wa ní mo alìlọ́tọ́ Ọkọ̀ ọmọ ọ̀rẹ́ rẹ̀ tó rán mẹ́tẹ́lára ẹ̀kọ́ ọ̀gá àti ọmọ ọ̀fẹ́ yìí

وآله وأصحابه الكرام بالدعوة والمعبود أرض الله إبري أنامي في الحياة والجاه إبري الأنامي تجفت الكوكوتة تجفت عليمنا أبدا قضية لقادر قل قبل الأباء لو كان لي جمعنا في Ìjẹ́gbọ́n máa sálàyé ní jẹ́gbẹ̀ẹ́ ìmọ̀ sáàrí ìdákọ́ ọlọ́run Kùránì àti gbogbo méjì ẹ̀fẹ́ ọlọ́run máa fi bẹ̀rẹ̀ ọlọ́run. Ṣé ilé àbúgbè lọ́wọ́ àti ilé ti ń dáa ní ọ̀pọ̀lọpọ̀ ìlànà àti ìgbẹ̀lọ́run ọ̀nà tí ni ó sọ lọ́sílà ọlọ́gbọ́dá lànàbá wa wà láti ọ̀dọ̀ ọlọ́run wa lànà ayé wa lànà owó wa lànà ìṣẹ́gun wa lànà ọ̀rọ̀ pẹ̀lú Allahu Akbar Allahu Akbar Allahu Akbar La ilaha illallah La ilaha illallah La ilaha illallah الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد ومرضي وغنبر في الإطاعة Ìpínlẹ̀ olè wàádù àti ìmọ̀ ìlọ́run olúwàdù wọ́lọ́ gbogbo àwọn òwúrí ńlá lápọ̀ kan lórí fún ní àtàlátì tí wọ́n mọ́ sí ìlú. Ìrájọ́ bàrẹ̀ ní àgbẹ̀, ìrájọ́ tó jí ní àgbẹ̀, fún ìbílẹ̀ àgbẹ̀ látàtún, ṣẹjẹ́ pé ó fi àgbàlágbà àti gbogbo ayé lọ́kùnrin àbàlátù ìṣàfihàn ní ìgbàtẹ̀lẹ̀ lọ́wọ́ lọ́jà ẹnu máa hàwọ̀ ó kò sáhàwọ̀, ó kò ń tàbá ní ilẹ̀ ọjà lámì. Ọjà lámì láì lọ́wọ́ wọ́n ti wà níyà. Ṣàlátà ìfàjá bá ti fi hàn. Kọ́ inú orí kan ni wọ́n rẹ̀ sí ọkà pàtàkì nílẹ̀. Agbàtí kí wọ́n fún jọ́nà ní ìdí àbúsílẹ̀. Gbogbo ìjọba láyé àti èmì lérí ẹ̀ àbúsílẹ̀ àwọn ọmọ mi ara wọn, ó jẹ wọn ara wọn, wọ́n látọ́ ara wọn wọ́n dorí lára wọ́n mà sí ara wọn wọ́n fi ra wọn kọ́rọ́ nígbàtí ara dá pàtílẹ̀ láyé sáàrì ti dá wà láàrín lọ́jà àkàrẹ́ láti kí ẹni jọ́ta àkàrí tó tàbí tẹ́lẹ̀ lọ́lọ́lọ́ náà lábájí àkíní àwọn táàkì orí jù àti tíṣẹ́ ìtakó lára tí wọ́n kọ́ yẹ́lẹ́yẹ́lẹ́

Ẹgbẹ́ ọ̀tọ̀ ìyàlẹ́ ẹni wọ́n kàdíyà ẹ̀wọ́n lè àmàdíyà eré ní ilé ìgbìnlẹ̀ tí gbogbo ẹwà tí èlè ẹ̀rẹ́ láwá tí pátàkì bọ́ọ̀lù àti ní kí mo rí ó dùn sọ àyẹ̀tọ́ kí ó dùn fi ogun ṣíṣe àti àtúwọ́ náà ìwà àtàjẹ́ mú ìdí ní àfihàn ọgbọ́ ibi ní láwí àti rẹ̀gbẹ̀gbẹ̀ pọ̀pọ̀ tó bá ìkẹ́lẹ̀ àbá àjọ fún mi pé láwúrá nínú ọ̀nà kí ìgbà nígbé ìwé àṣìwérà nígbàfà nígbà wá nígbẹ̀mẹ̀ oòrùn láwà àti àjẹ̀rẹ̀ sáàrí wọn máa dájú ní o gidigidi ó sì ṣòro pẹ̀lú àfáà rẹ̀ tí èmi jẹ́ pé láwà ní ọ̀pẹ̀ láwà níbi tí náà fẹ́rẹ̀ ọlọ́mọkọ̀ lọ sí ọlọ́mọ àfáà ní oṣù tó dáadáa wọn ọkọ̀ ẹ̀yìn yóò dédé kìí jù báyìí náà lọ

Torí náà mọ́lẹ̀ tọba yà sílẹ̀ lórí ìkàdá àjọ́ ọjọ́ ìjẹ́ àbákà alkùnrin, ìmọ́lẹ̀ alkùnrin, ìmọ́lẹ̀ níwàásí, ìmọ́lẹ̀ nígbìrí, ìmọ́lẹ̀ kẹ́kẹ́ máa pẹ̀sẹ̀ fún ọlọ́run, àìsùn bẹ́ẹ̀ bí máa dáadáa bá fẹ́rẹ̀ orí látàárọ̀ pẹ̀lú ilé ìmọ̀. Àrídàjẹ̀ ti súnmọ́ lọ́wọ́. Àmọ́ wọn ní èrí ìjìnlẹ̀ ìlú wà tí ó rí. Ìtàkọ̀ ìrìn, oníjẹ́ àtọ́mọ́ àwọn ọmọ ìyá tó ìpẹ̀kùn òbí ọlọ́wọ́, ọjọ́ ìjẹ́ àlè bí i àwọn ọmọ ìjẹ́ tẹ́sẹ̀ á ní olúwa lọ́rẹ̀ sáà ní orí máa lérí ní pé àwọn bá ọrùkọ̀ fẹ́ta ókè ní pẹ̀lú òṣìṣẹ́ ti padà ẹ̀yìn ọlọ́gbọ́gbà lọ́wọ́ ẹ̀ ìlàlẹ̀ mọ́kànlá sí ìlà ìlàlẹ̀ mọ́kànlá sí Ọlọ́run bá pọ̀ máa ọlọ́run ọlọ́run ọgbọ́ lọ́wọ́ Ẹran àtíni lọ́wọ́, ẹran àtíni lọ́wọ́, ẹran àfáà àjọ̀ ẹni lọ́wọ́, ẹran àtọ́gbà ń lọ́wọ́, ọkùnrin ọlọ́tíni látọ̀ bàbá àti ìrìn àwọn alágbàlóbìnrin rí orílẹ̀ ìjọsẹ̀ ọlọ́run ọlọ́run látọ̀ bá àkàyè gàbá òyí ọgbẹ́ fún bàbá ọlọ́gbẹ́ fún bàbá ọgbẹ́ fún bàbá ní kàlùkúwà tàrà ẹ̀mọ́ tó sì túnlọ́lọ́ Yóò ti dáwọ́ Ìwọ̀n ọ̀pọ̀ ti kó ń ta. Ìdíkó ń ta. Ìbáwà ní inú máa ń wùn lọ́mọ̀ pẹ̀lú nínú máàrùn yọ́ máa pẹ́ sí yọ́ máa ti bá tàbátà dúró wọ́n fún lọ́rin ọ́dá tẹ́lẹ̀ yìí náà ìdálọ̀. Alákòókò ọ̀pàá náà. Olúrí bàbá yìí. Lọ́dà àti bàbá yìí. Àwọn ọ̀rẹ́ ni wọ́n. Mẹ́ta ọ̀kan gbàgbé ọ̀kan kéwú èyí tí ń kéwú ń bí i ṣe ń sọ ìrìn àdúrà ọmọ mẹ́tàlẹ́gbà yóò sọ ọmọ lágbàgbà yóò sí ọmọ nígbà yóò sí Lọ́bàá kó súnmọ̀ sífà ọlọ́rọ̀ bẹ́ẹ̀ ní ẹ̀bá bá ẹ̀kọ́ sínú wáwò yíyẹ fífọ́ ọlọ́lọ́ kò sí yọ́ kọ́ sí pé láàtà àkóṣogbo sí mẹ́ta wà láàrín láàtà àkóṣogbo sí mẹ́ta kò ní sùn mú ti ẹ̀ẹ́sì kò ní rọrùn nígbẹ́ ní wọ́n àgbàlagbà bá ẹ̀kọ́ sí òṣùrù mọ́ gbogbo ayà ìjú sẹ́ẹ̀rẹ́ àtọ̀sátùn ó ti gbọ́ sí màkàrùn-ún màkàrùn wà ní ilé ọ̀rọ̀ lọ́sà tí ó àwọn ìyàwó tó bẹ́rẹ̀ sọ́rọ̀ látàrí àmọ́ àjílẹ̀ kọ̀ọ̀kan ọdún yìí yọ́ wà tó fọ́n sọ́mà káàmù kí ọkọ̀ àpọ̀lọ́pọ̀ ẹyẹ láti nípa náà lẹ́kùn nítọ́lọ́pàá bá gbédé kò ní dùn mú ọlọ́run àti dára tó wù mọ́ nígbàtí sáwọn ní ọba bàbẹ̀ yìí bẹ̀rẹ̀ yìí ṣùgbọ́n yọmọ yọmọ wọ̀sọ̀ yọmọ ní ṣe ó ti pé ẹ̀ṣẹ́ ìsìnkún jù yọ́ padà bẹ̀rí lọ́la ẹ̀rí lòun arin kalẹ̀ ìtẹ́ ìrẹ́ ìlú ó ti pẹ́ kúnlẹ̀ ẹ̀sùn yọ́ máa fún ẹ̀rẹ́ ìlú ọwọ́jẹ́ tó tó kù lọ́lọ́lẹ́ ẹwà àkó bàbá nípa ọmọ ọmọ àtẹ́bẹ̀ yọ́wà lókó gbogbo kí ló pé Ibẹ̀ ni wọ́n rí àwọn ẹ̀mí lọ́gbà. Tọ́wọ́ àwọn nígbà wọn lọ́wọ́ àṣírù ṣúrù láàrín ọlọ́run. Nígbà tó rẹ̀ kẹta yíwá ti ṣúrù láì, èyí tí ń sọ òun lówó ọ̀rẹ́ kẹta, ọ̀rẹ́ kìíní òun sáàgbẹ̀ ìwọ̀ àgbẹ́wà lọ yáwó lọ́dọ̀ olówó ya mi ní báyìí olówó ya kẹ́yìn ya wọ́n gbọ́ wà ní gbogbo àwọn àmàrí àti ní tó ń kọ́rọ̀ ní wọ́n ní ìgbàlò fún àwọn ayẹwo gbogbo wọn wá ń fi ní ìdí ẹ̀ ní ọjọ́ tó lè ń bá rẹ̀ sí a ní ọkà lọ tó ó ti dúró ìwọ̀n wà lọ́wọ́ ní ìdí mú orí rẹ̀ yìí ní ìdí èrè tuntun wọ́n wà kí kí sáà ìrìn ó tapókó

lórí ya òjì àkírí ìfòun bọ̀ tọ́jọ́ rẹ̀ kẹta. Mo bá bá wọn. Ọwọ́ tó jù bá wọ́n wọ́n. Ìmọ̀ ẹ̀mọ́ ẹ̀mẹ́jàmọ̀ ẹ̀mẹ́jàmọ̀ gbogbo yẹn pé agbọ́rẹ̀ ló ọgbọ́ tó ní ní ọgbọ́ gbogbo olówó ní bá wọn bẹ̀rẹ̀ ọjọ́ ọmọ ẹ̀sẹ̀ wọn ni láti ọjọ́ kan sọ́wọ́ gílódé owó ohun tẹ́ tó ní ohun ọwọ́ ọkùnrin ìgbàwọn olówó mẹ́sí wọn ṣe wù gbàgbàgbà ẹ̀fẹ́ ìjọba ọ̀rẹ́ wọn olùrí ọlọ́run bá ní àyàndé àyàndé àyàndé

lémi ní wèrè ní ìwọ̀n lórí ní lára bẹ́ẹ̀ ni wèrè ní àwọn máa ọ̀rọ̀ káàkiri ọlẹ́lẹ́ ló lè jẹ́ ọ̀nà ẹgbọ́lọ́ tó bí èlò lọ́jọ́ ìgbólówó wájú ọ̀gá olówó fún ara lọ Èlò lè Àtọ́lọ́sí ọlọ́run Àti 5,000 owó kọ̀ọ́ nílẹ̀, ọwọ́ tẹ́ fẹ́ kí sáà sí ọmọ ní kò ilé mọ́ bá rẹ̀ sí fún wèrè ọlọ́run. Ọwọ́ arẹ́rẹ́ ààrẹ tó lọ ṣe gbèsè ìwọ́n náà kájẹ́ ló ti jẹ́ oòrò òjò sílẹ̀ ti pẹ́ra ilé ìbí tẹ́ǹkà wẹ́rẹ̀ ìwọ́ tó ọ̀tọ̀ lọ́lẹ́gbẹ̀ẹ́ ọ̀lọ́lẹ́wẹ̀ẹ́ ọdá ìfarabalẹ̀. Gbogbo yẹ́ farabalẹ̀ ní ẹ̀ṣẹ́ tó wọ́n pẹ̀lẹ̀ yẹ tí bá jẹ́ wèrè láàrin wọn lórí ẹ̀fọ́ lórí. Bẹ́ẹ̀ni wèrè ní bẹ́ẹ̀ni wèrè ní àmà náà. Ọba náà wọ́n lókè wáyé. Ẹgbọ́lọ́ lóbi jẹ máa ń bá ní ọlọ́run ní mẹ́sàn-án mẹ́wàá. Ń bá ní ọlọ́run láìsàlọ́lá. Báńkọ́lọ́run, ìkáyọ̀ sí ìkájẹ́ta àti ilé ẹ̀bá Allah, Allah, wa kulli kulli Ẹgbà àwọn ìjẹ̀mọ́ Ẹgbà àwọn ìjẹ̀mọ́ Ẹ̀yìn ẹ̀ṣẹ̀ wílẹ̀. Ní àlàálà. Ṣé àwọn ọmọ ọmọ Gbogbo ayé tó àwọn àwọn ọmọ. Àlàálà. Àlàálà.

Ìjọba

aláàtọ̀ àti nínú àkọ̀kọ̀ láti lọ ayọ́ agbọ́mọ́dé alágbègbè Àmẹ́bí ti dá tẹ̀lé ní ká tẹ̀lé àwọn ẹ̀rọ. Ọlọ́run fún àwọn ọmọ ọlọ́lá. Ìyẹ́

sọ́mọ̀ yìí ìwòjì sọ́mọ̀ bá dúdú òjì lọ́pàá ti jẹ́ ọwọ́ sí òjì sọ́mọ̀ bá dúdú àwọn èèyàn tí mẹ́rin wá wò kí ni ọ̀sẹ̀lẹ̀ gẹ̀rẹ̀. Allahu akbar. Ọba ti àkójú ńlá láti tó bí Allahu akbar. Ẹni tí ń jà pẹ̀lú ẹni tó bíra wọn mú fúnra wọn fún wúra wọn. Agbá wúra wọn. Ọ̀nà ọwọ́ tó kí báyìí ní lókè lára tí náà tó fi ṣe ọjọ́ mọ̀ lámi lójú Tọ́mà ti ọlọ́pọ̀ mẹ́ta mẹ́wàá. Tàkùtì náà bá bọ́ lẹ́. Wọ́n tàkùtì náà bọ́ lẹ́. Ọkà sí. Wà sí. Ó lé lẹ́yìn àti tẹ́gbẹ̀rẹ̀ ayé lówó ẹ̀yọ́ lò sí tẹ́gbẹ̀rẹ̀ ayé lówó ǹjẹ́ iṣẹ́ kú sínú Wọ́n tẹ́bẹ̀ wọ̀ rówó ní sí ní lọ́dọ̀ kò sí ní kò sí ọ̀dá sí ọ̀dá tó ìlẹ̀ wọn. Wọ́n sí sí ìwọ̀n orí sí ẹkó mẹ́ ònú ẹkó mẹ́. Pẹ̀pẹ̀ ọ̀rọ̀ tó máa ti lẹ̀ wọ́wọ́ ní abábá fún láàpù. Ọgbọ́ ọgbọ́ ọgbọ́ ọgbọ́ lè lè mú sí bá. Lọ́pàá tó wọ́n wá ẹgbẹ́ lọ́pọ̀ ní. Ìdínlẹ̀ àwọn wọ́n wá nínú. Ìdínlẹ̀ àwọn wọ́n wá nínú. Ẹlú ìpàlù àrídẹ̀ nílọ sí ìsàn ní òun. Ẹlú ìpàlù àrídẹ̀ nílọ sí ìsàn ní òun. Àti orú sí àkókò tó mẹ́yìn. Ọkọ̀ ọkọ̀ àkókò

Àlàbí olóòwò jẹ́ ìwọ́tọ́ jẹ́ pẹ̀lú ọkọ̀ pé ó sọ dé ìyà. Ó jẹ́ pẹ̀lú máa kí olóòwò ọkọ̀ dé ìyà. Ìwọ́ kíkèsè tó jẹ́ tó ní lọ́rọ̀ ọ̀yá àtúgbà. Àwọn

ọlọ́mọdá àti ìgbàgbà wọn ní ṣílọ́tọ̀ mọ́sílẹ́lẹ́ mọ̀kún wa á ní gbogbo ẹgbẹ́ jẹ́ pìtì ní ọlọ́mọdá àti ìlàlára Àwọn bàbá tí ó sàdọ́ abẹ́lẹ̀ jẹ́ pẹ́ pàpàpàá. Ìkàtà pàpàpàá. Ìṣòlẹ̀, níbi ìrìn ọmọ. Ó tẹ́ pàtàkì sọ́rọ̀. Ìgbàyé Mùsọ́fà lókò bàbá rẹ̀. Lókò bàbá wá ní. Mùsọ́fà ọ̀dọ̀ wọ́n rẹ̀. Ọ̀dọ̀ wọ́n rẹ̀. Gbóyókè.

مولانا الشيخ باعون نسلام المسيح nínú múrùsí wa tí ó kọjá lọ láìpẹ́ yìí àwọn tààrà ó bẹ̀rẹ̀ mọ́lé ní pọ̀tọ́sí ṣùgbọ́n pẹ̀lú òfin àwọn ilé wà láti àwọn tààrà àwọn ọjọ́mọ̀ láwàá nínú àwọn tí àwọn ìwọ̀n kan lórí ó ti orí mẹ́rin lè tó ó tó rí orí olóòsì iṣẹ́ ìjọ máa ṣe o ìtàkìkàkì o ọmọ tó ṣiṣẹ́ 41 days lọ́dọ̀ mẹ́ta ojúṣù mẹ́rin náà lọ́sùn mẹ́rin àwọn ọmọ ìgbìmọ̀ lọ́wọ́ ọlọ́dún wọn lọ́sọ̀ kàlẹ̀ lálẹ́ ọlọ́dún mọ̀ ọdọ̀ wọ́n rẹ̀ lọ́wà ní èèyàn tí yá ìrìnwó ní ìlú lọ́rọ̀ ọ̀tọ̀lú ẹ̀rẹ̀ tó ń bá ọ̀rọ̀ sí àṣẹ ayébó ìrìnwó ààyè ti ṣe sí ọ̀gá tó bá ní ọjọ́ kan orí pé àà inú gbogbo gbogbo lọ́rọ̀ ọ̀rọ̀ nǹkan ìlú olúlú

Allah, Allah, Allah, Allah, Allah,